Unit 11. Dialogue 1. Kimberly's computer does not seem to be working well, so she calls a classmate for help. Hello. Hello, Tọ́pẹ́. Kimberly ló ń Ṣé o mọ̀ nípa kọ̀ǹpútà? Kọ̀ǹpútà kẹ̀. Bẹ́ẹ̀ ni, kọ̀ǹpútà mi kò ṣiṣẹ́ dáadáa. Kí ló ń ṣẹlẹ̀ sí i? lẹ́yìn tí mo bá kọ nǹkan tí mo fẹ́ kọ tán bí mo bá fẹ́ fi nǹkan tí mo tẹ̀ pamọ́ sínú kọ̀ǹpútà mi kọ̀ǹpútà mi á sọ pé n kò ní nǹkan kan láti fi pamọ́. bóyá o lè pa kọ̀ǹpútà yìí fún nǹkan bí ìṣẹ́jú kan lẹ́yìn náà tún tàn án kí o wá ṣe nǹkan tí o fẹ́ ṣe. mo ti ṣe bẹ́ẹ̀ bí ẹ̀ẹ̀mẹta mo sì ti tún tàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ṣiṣẹ́ bí ó ṣe yẹ kó ṣiṣẹ́. gbìyànjú láti fi nǹkan tí o ti kọ tẹ́lẹ̀ kí wàhálà yìí tó bẹ̀rẹ̀ pamọ́ sórí àwo kọ̀ǹpútà láti rí i bóyá á ṣiṣẹ́. mo ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì ṣùgbọ́n ìyẹn náà kò ṣiṣẹ́. lóòótọ́. bẹ́ẹ̀ ni. pé o gbọ́dọ̀ pe àwọn atún kọ̀ǹpútà ṣe. kò burú màá ṣe bẹ́ẹ̀